آه، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدئ الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم سوء أتكفر آه، الله سبحانه وتعالى tó tún ṣe rọrùn fún wa láti pé ká bẹ̀rẹ̀ ìjókòó mi náà ní ìrántí ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba àti ìwá ìmọ̀ nípa in tí Ọlọ́run Ọba ṣe lọ́nà yẹn lórí wa so tírà tí a fẹ́ bẹ̀rẹ̀ lónìí insha Allah òun náà ni aqidatu ar-Raziyayn Aqeedatul Raziyayn sọ́rọ̀ tíra tí a fẹ́ bẹ̀rẹ̀ láti máa wò ní ẹ so ṣarhu afáwàgbà ẹni tí a nífẹ́ ọ̀nà ni a máa lò ọ̀nà ni a Sheikh Ubayd ibn Abdullahi ibn Sulaiman al-Jabiri so tí wọ́n jẹ́ ìkanú àwọn àgbàfà ní àgbáyé àgbàfà súnnà tí wọ́n ṣe nasíhà fún al'umma ní ọ̀rọ̀ ní iṣẹ́ àti ní ìsàlàyé òdodo àti ìkọ̀ ìbàjẹ́ so tíra Aqidatu Raziyaini tíra tó kó sínú àkídà àwọn olùmọ̀ méjì àwọn olùmọ̀ àgbà méjì nínú àwọn olùmọ̀ Islam ni aláwọ̀kọ́ òun náà ni Abu Hatim ar so abu hajim arwazi ẹlẹ́kejì ni abu zura abu zura tarwazi so àwọn méjèèjì yìí àkídà àwọn méjèèjì tí ọmọ wọn tó gbà wá látọ̀dọ̀ wọn òun ni wọ́n kójọ papọ̀ tán ń pè ní àkídàtú arwazi yìí so inú àwọn tíra aláńlá mi ni wọ́n ti rí àwọn tíra yìí gẹ́gẹ́ bí tíra alimamu lalikayi sharhu usuli i'tiqad àtàwọn tíra mi nínú àwọn tíra Ah, tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó fọ́ sí wẹ́wẹ́ tó gba tó ní ríwáyà látọ̀dọ̀ àwọn olùmọ̀ so gẹ́bọ́ yìí ṣe pé kódà irú àwọn mutun mìíràn tí a máa ń wò gẹ́bí haíyà inú àwọn tíra yìí náà wọ́n ti mú wa inú alìbáná náà tó gba ẹgbàwà so a uh, Sheikh Ubayd hafizahullahu ta'ala wọ́n bẹ̀rẹ̀ tírà yìí wọ́n ní bismillahir rahmanir rahim wọ́n ní tarjamatul imamayn wọ́n ní biography àwọn olùmọ̀ méjèèjì ar so táwọn méjèèjì wọ́n jẹ́ tán uh, wá láti ìlú rọ́yì so tán wá láti ìlú rọ́yì wọ́n ní tarjamatul imam wọ́n ní biography olùmọ̀gbà abi hatim arwazi ẹn tàà mẹ́ sí abu hatim arwazi so wọ́n ní ismuhu wa nasabuhu wọ́n ní ó kọrẹ àti ìran rẹ̀ wọ́n ní huwa al-imam al-hafiz wọ́n lẹ́n pè ní abu hatim arwazi ni ẹni síwájú nọ́ẹ̀sìn al ẹni tó jẹ́ ìkan nínú hadith annaqidu ìtú wọ́n sí pọ́ wọ́n ha látán ẹni tí ma ń yí àdísì wò fínífíní shaykhul muhaddithin àfá àwọn aládìs abu hatim muhammad ibn idris ibn al-munzir ibn dawud ibn mihrana al arwazi al-razi so muhammad ibn idris so muhammad ibn idris so a rí pé olùmọ̀kanáwà ti ń jẹ́ ọkọ̀ Abu Hud tani olùmọ̀kanáwà tó gbajúmọ̀ tán jẹ́ Muhammad ibn Idris Imam Shafi'i so wọ́n ni mauliduhu wọ́n ni ìgbà tí wọ́n bí wọn wọ́n ni sanata khamsin wa tis'ina wa mi'a wọ́n ni bí wọ́n bí wọn ní 195 hijriya wọ́n ni shuyukhuhu àwọn afárẹ̀ urifa Abu Hatim wọ́n ní wọ́n ma Abu Hatim rahimahullah bi rihlatihi àbí bi rihlatihi alwasi'a pẹ̀lú àwọn ìrìn àjò rẹ̀ tó tànká wa kathrati shuyukh àti pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá hatta qala al-Khalili títí tí Khalili fi sọ pé qala ó sọ fún pé qad jama'tu man rawa anhu abu hatimin abu hatimin ar-razi mú kó gbogbo àwọn tó sì pé abu hatim gba ìgbà wá látọ̀dọ̀ wọn mú kó gbogbo wọn jọ fabalagu qariban wọ́n wá fẹ́ tó min thalathati alaf wọ́n fẹ́ tó 3000 kíyàn láàfá 3000 bí àwọn salaf má ṣe ṣe mú bá lọ́gọ̀ níbi dáadáa nìyẹn pé kíyàn múlé kíyàn múlé káǹfàní kankan má bọ́ fún wọn bá sí ma ń ṣe nìyẹn wọ́n ni famin shuyukhihi wọ́n nínú àwọn afá rẹ̀ ahmad ibn hanbal wọ́n ni wa ahmad ibn salih wa adam ibn abi iyas wa rabi' ibn sulaiman ṣẹ́rí gbogbo àwọn tán kàyí àwọn ìkan àwọn ìkan àwọn ìkan nínú àwọn sálàfin tí yàn bá ti jẹ́ ọmọ kí ó fún kan gan ó ti tó sọ ni pé ah ní pé tìlmíìzù lágbájá ni a ń bèèrè ta sí kí wọ́n wá jẹ́ wọn kí ó fún àwọn ilé wọ́n ni wa abu khaisama wa abu mushar wa duhaym wal asma'iyu wa abu nu'aym wa qutaybatu ibn sa'id wọ́n ni wa bundar wa nu'aym ibn hammad wa yahya ibn ma'in wal والبويضي ويونس بن عبد الأعلى وأبو حفص الفلاس وغيرهم wọ́n ní àtàwọn mìíràn nínú àwọn olùmọ̀ súnnà àwọn ulama al-hadith àwọn ni wọ́n jẹ́ àfáà fún Abu Hatim ar-Razi wọ́n ní talamizuhu wal-akhidhuna anhu wọ́n ní àwọn ọmọ kéwò rẹ̀ àtàwọn tí wọ́n gbàmà látọ̀dọ̀ rẹ̀ rọwà anhu abu dawud wọ́n ní abu dawud gbàmà látọ̀dọ̀ rẹ̀ ẹ̀tún wọn kẹ́ so àwọn ọmọ kéwò àwọn tuntun jẹ́ ọmọ kéwò wọn náà àwọn èèyàn jankẹjankẹ nínú súnnà ni wọn wà nasa'i wọ́n ní àti annasa'i wọ́n ibn ibn ishaq al-harbi wọ́n ni Rabi' ibn Sulaiman ẹwọ̀n kan bí báyìí ìbátan fẹ́ dákọ̀ àwọn àfá wọn wọ́n fi Rabi' ibn Sulaiman sí ìbátan tó wọ́n fẹ́ dákọ̀ ọmọ kí wọ́n tún fi kíni wọ́n tún fi Rabi' ibn Sulaiman sí so eléyìí jẹ́ nǹkan tó mọ́ ń ṣẹlẹ̀ gan láyé àwọn sálàfù dáadáa èyàn ti lè jẹ́ àfá fún yẹn rí tó wọ́n bá wá wámà tó wámà tó wámà so yí tafi ma ń gbé wọn sí tọ́bá kọkànkẹ́nà nígbà mi ní ẹ àbí lọ́pọ̀lọpọ̀ gangan nínú ma hadith ní pé tọ́bá kọkànkẹ́nà ní gbogbo wọn wà so Rabi' ibn Sulaiman so eré ẹ̀kọ́ ńlá ló jẹ́ ní pé aláwọ̀kọ́ kíyàn jẹ́ ni tí ó ma wá ìmọ̀ títí títí tẹ́yàn ó fi ju àwọn tẹ́yàn gbá so kíyàn tẹ́yàn ó fi ju àwọn tẹ́yàn gbá ìmọ̀ lọ́dọ̀ wọn lọ èyàn ó wá so títí tẹ́yàn ó fi ju àwọn tẹ́yàn wá ìmọ̀ lọ́dọ̀ wọn lọ kìí ah gbọ́dọ̀ wá mọ̀ tó fáwọn ah kéèmìkan ma wá díẹ̀díẹ̀ ní ara ọ̀ èyàn wádé gbogbo bí tí yàn bá lè wádé ni so bákan e ẹ̀kọ́ ló tún jẹ́ fún gbogbo ẹni tí bá ń kọ́yàn náà gbà kan so gbogbo ẹni tí bá ń kọ́yàn náà ó lè padà dẹni tó ti pàwọn tí ń kọ́ yóò mọ̀ gba ẹ̀kọ́ látọ̀dọ̀ wọn ọ̀ so ilé èyàn gbọ́dọ̀ kó àkílùkọ rẹ̀ ìgbéraga látara rẹ̀ so àbí kíyàn wá kó ìfàsẹ́yìn bẹ́ẹ̀ àbí kíyàn wá wò pé ah àbí kí ẹ ma bá bẹ̀rù pé àwọn ah, tí ń tó mi o àwọn tí ń tó mi gẹ́ bí a ṣe ma oríṣiríṣi irú àwọn kaba ìtí ń ṣẹlẹ̀ ah, pé wọ́n fẹ́ àwọn náà wọ́n rò pàwọn ti nímọ̀ àwọn ti fẹ́ dálé ah, wọ́n ti fẹ́ dálé kí ó náà lẹ́tẹ́lẹ̀ wọ́n ti ní lẹ́mìí pàwọn fẹ́ dálé kí ó náà lẹ́tẹ́lẹ̀ ni tó fa ah

títí tí ó fi mú mọ̀ látọ̀dọ̀ àwọn tó jù lọ àtàwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ àti wa mimman dunahu àtàwọn tí ó tó so àtàwọn tí ó tó yàn so level mẹ́ta èyàn ó mú látọ̀dọ̀ àwọn tó jù yàn lọ èyàn ó mú látọ̀dọ̀ àwọn tó jẹ́ so kí ẹwọn òpé ẹlòmíì ti gbéra rẹ̀ dé kò tí ìjámọ̀ kankan ó sì ti gbéra rẹ̀ dé so wa alaikum salaam ah ó ní ó ní àwọn èèyàn tó ń lè gbà wọn lọ́dọ̀ wọn ó ní ó sì ní àwọn èèyàn tó rẹ̀kọ́ àwọn òwò ni bí Sheikh abúlábọ̀kọ́rí so bí àwọn pẹ̀yìn àwọn tó ń lè gbà wọn lọ́dọ̀ wọn ni ara ọ̀ so ara ọ̀ wa Rabi' ibn Sulaiman al-Muradi wa huwa min shuyukhihi òun náà nínú àwọn tí wọ́n kọ nǹkan tó pọ̀ gan gan wabnuhu abdurrahman wọ́n ní bákan náà nínú sẹ́rí afáyí so náà ni abdurrahman ibn abi hatim ar-razi so ọmọ rẹ̀ gangan so ọmọ rẹ̀ gangan tó náà jẹ́ afáàlá ńlá wa abu zur'a ọ̀rẹ́ rẹ̀ náà ọmọ kéwù rẹ̀ náà tún ni sẹ́wọ̀n kan àwọn méjèèjì àkọrí ni abu zura gan ọmọ kewa abu hatim náà ni wọ́n wani wa abadatu ibn suleiman wani abadatu ibn suleiman wọ́n lọ́wọ́n náà wà nù wani wa huwa min shuyukhihi wani nínú àwọn afárẹ̀ náà lọ́wọ́n náà jẹ́ ok ẹni aláwọ̀kọ́ tán dákọ̀ abu zura ad-damashqi ni wọ́n sì wáfẹ́ dákọ̀ abu zura ar-razi gan wani wa abu zura ar-razi àti ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ abu zura ar-razi àfà uh, bẹ́ẹ̀ ẹ̀ so wà nú àwọn tán jẹ́ àfà fún uh, Abu Hatim ó tún wà nú àwọn ọmọké wọn so tún wà nú àwọn ọmọké wọn so ilé ìmọ̀ ń ṣẹlẹ̀ gan láyé àwọn sálàf nígbà tó pé àwọn wà mọ́ nítorí Ọlọ́run bá ní kìí ṣe pé torí pé ó wà lójú mi lọ so ara o so ilé ìná ó sì ṣẹlẹ̀ ó mọ́ ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àtíyàn kan pé mọ̀kìlìsí nínú àwọn olùmọ̀tán wá ń gbẹ̀yìn náà ẹwọ sheikh Uthaymeen ẹwọ sheikh bin Baz so ẹwọ sheikh amán ẹwọ sheikh bin Baz bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ so wọ́n ni wa Abadah ibn Sulaiman wa huwa min shuyukhihi so ẹwọ sheikh Rabi' àti sheikh albanna banna wọ́n ni wa Abu Zur'ah ar wa Abu al-Hasan wa Abu Awana al-Isfarayini wa Yunus ibn abdul a'la ó dẹni ẹlẹ́kẹta báyìí náà wáfà rẹ̀ wa huwa min shuyukhihi ẹ̀rí pé ibn abu hatim wò pé ah, àwọn àfáwà ni wọ́n àgbọ́dọ̀ nímọ̀ tó wọn so ẹ̀ṣẹ̀ gan ni gọ́mọ̀ kí ó náà fẹ́ nímọ̀ jàfà rẹ̀ lọ ara ọ̀ so in tó yẹ kí ẹ ma nàgà sí ni kí ẹ ma kàn ní pé à kọ́lá àfáàyàn yìí èyí ó gba gbogbo nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ tí èyàn bá gba gbogbo nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ èyí ó tún wá lọ sọ́dọ̀ àwọn tó tún ju òun lọ so gbogbo tó yẹ kí ẹ ma nàkà mọ́ wọ́n so wọ́n ni wa abu awana al-isfarayini wa yunus ibn abd ibn abd al-a'la wa huwa min shuyukhihi wani wa ghayruhum wala wa awamina wani talabuhu lil ilmi wani bi abu hatim basi wama wa rihlatuhu fihi atawani ajuta sembe wani laqad ibtada abu hatim wani abu hatim wa bẹ̀rẹ̀ tọ́lábà hadith wọ́n bẹ̀rẹ̀ ìmọ̀wá ìmọ̀ hadith wà húwà hadathun wọ́n jẹ́ ẹni ọmọ kékeré sọ̀hír ibn ashara sanawat wọ́n jí wọ́n ò ju ọmọ mẹ́wàá lọ ọmọdún mẹ́wàá lọ fàkánà jádán fi tọ́láb wọ́n jẹ́ ni tó nígbìyànjú gan níbi ìmọ̀wámẹ́ dhahimmatin aliya wọ́n jẹ́ ni tó sì pé wọ́n ní zíl wa azimatin maadiya wọ́n ní àti ìdámúrè tó nípa saburun ala shada'idi wọ́n jẹ́ni tó ní sùúrù lórí àwọn àdánwò wọ́n ní kariman nafsi wọ́n jẹ́ni tó sì jẹ́ ẹni àpẹ́lé kathira tahammuli wọ́n ma gbà kamara gan wọ́n jẹ́ni tí ma gbà kamara gan muqtahiman lil masa'ibi fi sabilil ilmi wọ́n jẹ́ni tó sì pé wọ́n wọ́n pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò níbi ojú ọ̀nà ìmọ̀ qala ibnuhu abdurrahman wọ́n ní ọmọ wọn abdurrahman sọ pé sami'tu abi yaqul mo gbọ́ bàbá mi tó sọ pé ẹwọ́n tọ́lọ̀ bá fi sànú ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù nígbà tó ṣe pé ìgbà náà dá àwọn náà wọ́n dá ẹwọ imam ahmed bọ́lọ̀ bá sì kẹ́mọ̀ pẹ̀lú so àtàwọn mìíràn àtàwọn mìíràn so wọ́n ní qala ibnuhu abdurrahman nǹkan méjì ló máa ń kójọ pọ̀ tó máa fi jẹ́ kí ẹni tó bá yí pé òun gangan nímọ̀ so kọmọ rẹ̀ kó fi jẹ́ oní mímọ̀ aláwọ̀kọ́ ni pé kóhun gangan kó ní hẹ́rùsù tó nípa gan tó kó ní hẹ́rùsù tó nípa gan so lórí lórí kọmọ yẹn pé kó nímọ̀ kóhun náà ní hẹ́rùsù tó nípa gan pé ah, à ló nímọ̀ níṣẹ́ gbogbo tí ó fi nímọ̀ ni ó ma ṣe tí ó fi dọlùmọ̀ so bákan náà ọmọ yẹn náà gbọ́dọ̀ wá ní ìfẹ́ fún àti pé ó gbọ́dọ̀ ní rọ́gbà fún nǹkan bẹ́ẹ̀ tọmọ bá ń ṣe gbìyànjú gbogbo tó bá padà ha ọmọ padà máa fi ṣiṣẹ́ níbì kan ni o tí ó bá tí ó bá tí ọmọ bá wò pé ah, òun ò fẹ́ gbígbé sí ayé tí bàbá wọn gbé tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìfẹ́ dàbí bàbá wọn so yí tí máa ń ṣẹlẹ̀ ni so ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìfẹ́ dàbí bàbá rẹ̀ so ah, kí lọ́kọ̀ rẹ̀ but lázìmù ni pé kò sí ọ̀pọ̀lọpọ̀ wọn padà dàbí bàbá wọn náà so tí bá ń tóun náà bá wọ́n pé àwọn òfẹ́ wá mọ̀ òun fẹ́ wá mọ̀ àbí kò tí ẹ̀ kákún tó rẹ́ lómi náà ẹ̀rí pé ah, bàbá ìgbìyànjú tó tọ́ ẹ̀rẹ́ lómi pé ah, bàbá ìgbìyànjú kìí ṣe pé bàbá yóò gbìyànjú ó há gbogbo tó yẹ kó há ó ṣe gbogbo gbìyànjú gbogbo tó yẹ kí ẹ máa rọ síyàn ọmọ kan lọ fi ń gbá bọ́ọ̀lù ni àbọ́ ọmọ lọ fi ń ṣe nǹkan míì iná fi ń tẹ kọmpútà so oríṣìíríṣìí àbí iná fi ń ta tòmátì iná fi ń ṣe ẹnjìníà so òun wò pé òun ò kákún jàrí so ogun ò kákún so ẹlẹ́gẹta ni tawfiq Ọlọ́run Ọba so tó ìdíkò náà ló tóbi jùlọ so tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá pé so tí bàbá ní tó gagán àbí tó bí ní àbẹ́ni tó mójútó lórí pé à ah, ó nímọ̀ tó tí wọ́n ṣe bádùrù àwọn asbab tó mọ̀ náà wá rí dé pé kò rí so torí àìmọye àìmọye ẹlòmíì honestly àwọn òbí rẹ̀ gbìyànjú lórí rẹ̀ gan o ẹlòmíì wọ́n gbìyànjú gan wọ́n lọ sílé wọ́n but síbẹ̀síbẹ̀ náà ẹlòmíì sì rẹ̀ yìí ìgbésí ayé tí bàbá náà ń tarí rẹ̀ sí kò kò pípẹ́ àwọn ọmọ pé kán dolùmọ̀ ìgbésí ayé tí bàbá ń tarí àwọn ọmọ sí but Ọlọ́run bá ṣàánú ohun ó kéwú dáadáa ó ṣe gbogbo ẹ̀ wọ́n ni ah, àwọn ohun gbọ́dọ̀ kàwé o kódà ní incident yìí jẹ́ nǹkan tó ti pẹ́ ó ti pẹ́ ẹnìkan wọ́n ń gbà yẹn lórí pé àwọ̀dó eh, kéwú àwùjọ wa náà so wọ́n mẹ́ni ẹ pé àyẹni ah, kéwú gan so but ọmọ rẹ̀ báyìí bóyá gan ló lè so ma ní máa ń sọ ń gbà yẹn pé ó ma ń sọ pé bàbá àwọn ma ń sọ fáwọn pé ẹ̀ ní pé ní pé káwọn mọ́ kéwú owó torí kéwú nǹkan kí ló dà fáwọn náà so whereas ẹni yóò mórí ara ni wà láì Ọlọ́run bá jogún ọ̀pọ̀lọpọ̀ orí fún láti rẹ̀ wọ́n pé kí ló dà fáwọn gan náà but ẹlòmí ò tiẹ̀ ní sọ kí ní ìjáde but gbogbo ṣe rẹ̀ gbogbo ṣe sí rẹ̀ òbí mi náà lọ́kùnrin lóbìnrin ni bíbà pé orí tọ́nà ọba ṣe fún yẹn kò rí bí orí gbogbo láìfù tí ó ma líìvù yóò ma fẹ́ tíyàn ọmọ pé ah ìyà tó jẹ wọn ogúnlọ jọmọ wọn ah, ìyà tó jẹ wọn ogúnlọ jọmọ wọn àwọn gbọ́dọ̀ kàwé o sọ gbọ́dọ̀ ká tẹ bá wo ẹni yìí ìtọ́nà ọba fi sàánú rẹ̀ ìtọ́nà ọba fi gbé ga ìmẹ́ni kò wá ní mójú tó mọ̀ yẹn látara àwọn ọmọ rẹ̀ so ah, eléyìí jẹ́ àdánwò tí ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmí ìsìré ó fẹ́ kí ọmọ nímọ̀ tó bọ̀ tó bìnrin wọ̀n lọ́wọ́ o fẹ́ kọ́ ọmọ ẹ̀ nímọ̀ tó tọ́ pé ọmọ òun ìwé but nígbà tó bìnrin bá gbé ẹjọ́ lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé kò fẹ́ kọ́ kàwé o ó ọmọ òun ní soríire kóhun ṣe nígbàtí wọ́n bá dá mítínì mọ̀lẹ́bílé lórí lórí àwọn tí ó àwọn tí ó gbọ́n kẹyí tó ní pé ah, ẹgbọ́ wọn lò lóò hàn màrẹ léwe ẹran léwe kódà níbi táyé dé gánsìn tí wọ́n wà sí tán fi mọ́ bẹ̀rẹ̀ náà wà sí tán fi mọ́ ní ìwé náà papọ̀ yóò tún rán àwọn ọmọ náà lọ́wọ́ náà ni so tí in táwọn so yóò tún rán àmà lọ́wọ́ náà ni pé à in tí wọ́n ní fi sẹ́rọ ayé ní gbogbo pé ìwọ náà wá ṣe tó fẹ́ ni ṣe nígbà táwọn àgbàlagbà bí 15 tán bá ti pé meeting lọ lórí ó ní ọ̀rọ̀ àmà ní gírímọ́ so tí ẹ̀mà lẹ́ni tí ò tún cooperate pẹ̀lú ìyàn náà pé obìnrin so àbí bákan náà ọkùnrin tí ò lálé ẹ̀sìn obìnrin ń sá pé sáré pé àmọ́ ó wà fa ìgbà kan wà àwọn ilé kéwú tí a ìyá yìí ló máa ń sapá báwọn ọmọ rẹ̀ ó ṣe kéwú in fact do ní ìyá yẹn ń gbìyànjú rẹ̀ ìmọ̀ gbìyànjú rẹ̀ gan ìmọ̀ gbìyànjú rẹ̀ gan tí bá wà báyìí bàbá ò ti ẹ̀kùn láàkankan ti ẹ̀ òkun láàkankan pọ̀lọ́pọ̀lọpọ̀ ọgbà tóbìnrin bá ti ẹ̀ tún tó máa ń jẹ́ tó bá yẹ gbóbìnrin ní gbìyànjú rẹ̀ ó tún máa ń dágan tó tó bá yẹ gbóbìnrin ní gbìyànjú rẹ̀ ọkùnrin ó ń làákàìlọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ìkí má sọ pé ó láàká ìlọ́kùnrin mí kí wọ́n pọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ so tóbi ní wá jẹ́ni tó ń gbìyànjú rẹ̀ tọkùnrin bá tó bá padà rí ọkùnrin padà jù ọ́rẹ̀ ah, dáadáa ló fẹ́ fún wọn kódà bí ò gbá wọlé kódà bí ò gbá wọlé padà pé ó oh, in tí ya ń fẹ́ fún ah, wíìlì ya ní ma ń sábà ṣe lórí ọmọ lọ́pọ̀lọpọ̀ bàbá so ìtẹ́yàn fi gbọ́dọ̀ sàṣàyàn obìnrin gidi nìyẹn so wíìlì ya ní ma ń padà ṣe ọkùnrin ma ń padà jù ọ́lẹ̀ ni o yóò kàn mọ̀ wọ̀nà báyìí so eléyìí náà tún jẹ́ àwọn nǹkan tó máa ń kọ́ so téèyàn bá ti wá mójútó gbogbo àwọn kinní téèyàn ti rí pé tọ́ mo fẹ́ ká àwọn mi kan di olùmọ̀ kan jù mí lọ so gbogbo àwọn kinní ilẹ̀ yóò mójútó èyí máa bẹ lọ́wọ́ bá tó gbogbo ọwọ́ lọ́wọ́ bá ló wà so ẹlẹ́ẹ̀kejì èyàn náà ó jẹ́ onígbìyànjú sí ẹlẹ́ẹ̀kẹta èyàn ó gbìn ìfẹ́ yẹn sáàmọ̀ ẹlẹ́mì èyàn ọmọ bẹ lọ́wọ́ bá káwọn kan gbìn ẹlẹ́ẹ̀kẹrin ẹni je èyàn jẹ́ tó jẹ́ ìyàwó àbí tó jọ́kọ ó gbọ́dọ̀ báyàn kó kópa ń bẹ̀ o wọ́n ní ibnuhu abdurrahman wọ́n lọ́mọ abdurrahman sọ pé sami'tu abi yaqul ó ní mo gbọ́ bàbá mi tó sọ pé awwalu sanatin wọ́n ní ọdún alákọ̀ọ́kọ́ kharajtu fi talabil hadith tí mo jáde láti lọ wá ìmá hadith aqamtu sab'a sinin ó ní òun gbé ọmọ ọdún méje ahsaitu ما مشيت على قدمي زيادة على alfi farsakh wọ́n ní òun wọn in tó ń fẹsẹ̀ wọn ni láti lọ wá ìmọ̀ o ní kìí sí nǹkan less than 1000 bóyá bí 1000 kilometers káà sọ kó bí 1000 kilometers wọ́n ní thumma taraktu al-adada ba'da dhalik o ní lẹ́yìn ìgbà tó ń rìn báyìí tó ń ti rìn adúrọ́nà yìí òun ò ká mọ́ pé nǹkan ò tí pọ̀ lè yán kà gbogbo táwọn èèyàn bá ń kà láyé kò tí pọ̀ tó bá padà yá gan èèyàn padà lose count kódà gbogbo ẹni tí wọ́n bíyàn pé ọmọ mélòó ni tó bá lè rí oyo nǹkan àwọn sọ kò tí pọ̀ ni tí wọ́n bíyàn pé ọmọ mélòó ló bí méje mẹ́wàá kò tí pọ̀ tó bá padà wọ 50 kíníkan kò ní yóò mọ̀ sí èméjì ó rà pé 52 ni o ó rà pé 53 ni o yóò padà mọ̀ sí èméjì pé à èwo kan ló jẹ́ nú méjèèjì náà so wọ́n ní gbogbo tí a máa kà láyé kò tí pọ̀ ni o wọ́n ní thumma ila Damashq wọ́n ní lẹ́yìn náà òun lọ sí Damashq thumma ila Antakiya lẹ́yìn náà òun lọ sí Turkey thumma ila Tarsus ẹwọ fún sọ́rìnkì tá bá ya máàpù bá wọn àfáà yìí tá bá gbé máàpù kalẹ̀ sí máa tá bá ya bá sí rìnkì bá sí ń lọ bá sí ń lọ èyí mọ̀ wò ah nítorí ìmọ̀ yìí náà so yí tọ́nà bá fi fi bárọ́kà sí wọn nìyẹn tí so bákan náà èyàn náà èyàn gbọ́dọ̀ mọ̀ ní pláàni fún rẹ́ṣílà nínú mọ̀ èyàn gbọ́dọ̀ wo àdánwò tọ́nà bá fi ṣe wá àsìkò yìí gan ni nǹkan connect mọ́ra wọn jù àsìkò àsìkò yìí ni nǹkan connect mara wọn jù láyé a ní play ni a ní gbogbo ẹ̀ a ní gbogbo nǹkan àsìkò yìí gan láwọn èèyàn wá sí wa ṣe kí ní jù wọn so tó gbáwọn èèyàn ti wò pé ṣe wá mọ́ tó máa ń fà ní pé táwọn èèyàn bá ti travel lọ bá àwọn ènìyàn kéèyàn tó rí mọ̀ lọ́dọ̀ wọn kò sí àwọn èèyàn ìmọ̀ travel lórí kò travel lórí pé kò ṣe kò sí ríhìlà lọ́wọ́ mọ̀ yóò sì túnmọ̀ sí fàárí lórí ẹ̀ pé ohun òkún lóhun rí ohun òkún lóhun rí kódà alìmọ́mù tọ̀háwí náà àwọn náà òkú ní mísọ́rọ̀ tó wọ́n bá fi sọ wọ́n dolúmọ̀ ẹ ma mú ah, pé ọlọ́run kí ní ṣe ní yìí bá ìtọ̀rọ̀ ọlọ́run so in tí ó ṣe in tó yẹ pé aibu ni naqsu ni lèyàn tó wọ́n fi ń ṣe fàárí thumma raqibtu ila al-Iraq lẹ́yìn náà ń lọ sí Iraq wa kullu hadha ó ní gbogbo eléyìí o ok so aqamtu sab'a sinin ló ń sọ yẹn so èyí tó ń kọ́kọ́ sọ lókè yẹn pé àwọn wà ní àgbóyà wọn travel for seven years wọ́n ní wa kullu hadha ó ní gbogbo eléyìí tó ń ṣe yìí wa ana ibnu 20 sana àwọn ò tí 20 years lọ so tambani ibnu ashirin so 20 20 years abin tí ó jìnà sí so

في سنة أربع عشرة ومئتين ó ní ní ọdún 214 ó ní thamaniyata ashhur olóhun wà ń bẹ fún oṣù mẹ́jọ wa kana fi nafsi an uqima sana ní pé in tó wà lẹ́mí ohun tẹ́lẹ̀ ní pé kóhun dún bẹ̀ fọ́dún kan fankota'at nafaqati ó ní kò tí ju oṣù mẹ́jọ lọ tí àwọn nǹkan nínáhun tó fi tán àwọn nǹkan níhun tó fi tán so bó sí ma ń ṣẹlẹ̀ ní o tí èyàn bá pláni ọdún kan oṣù mẹ́jọ àbóṣù mẹ́fà ní olóò tí èyàn bá pláni eh, ọdún méjì ma wọdún kan so wọ́n ní fankota'at nafaqati wọ́n ní faja'altu ubi'a thiyabi shay'an ba'da shay wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ń ta aṣọ òun lẹ́yìn aṣọ òun bẹ̀rẹ̀ sí ń ta aṣọ lẹ́yìn aṣọ so tọ́lìbù ilmi so gbogbo nǹkan ní ló wà rẹ́dì pé òun lè sacrifice fún ìwà mẹ́ so reasonably ni so kẹsí pé èyàn wà ta gbogbo aṣọ kọ̀ á ní yóò àmọ́ ni o wọ́n ni hatta baqaytu bila nafaqa títí tó wọ́n fi ní kankan mẹ́ wọ́n ni wa madaitu atuf wọ́n ni òun wá dẹni tó sì pé ma'a sadiqin li òun rìn pẹ̀lú ọ̀rẹ́ òun ila al-mashikha àwọn lọ àwọn bọ̀ lọ́sọ́dọ̀ àwọn àfà wa asma'u minhum ila al-masa àwọn ma ń kọ́mọ̀ lọ́dọ̀ wọn títí di ìrọ̀lẹ́ fansarafa rafiqi ó ní olùbárìnhùn yìí bó ṣe lọ́ntí ẹni wa raja'tu ila baytin khalin òun padà sílé tí ò ní kankannú ẹ̀pẹ́ ká ní tí a ṣe jẹ́ngbà mínú tí a bá gbogbo lé tí a wọ́n pẹ́ ah ilé ìgbẹ́ o kò sí kankangbà mí èyàn ma ni so but kò sí ìgbà mí èyàn kan gbogbo lé báyìí ni so ìmọ̀ ń ṣẹlẹ̀ sáwọn sálàfù náà dáadáa kódà eléyìí nabi sallallahu alaihi wasallam bóò ní ó ṣe wá ṣẹlẹ̀ síyàn tí wọ́n mọ̀ wò pé ah, ayé ti tán o so ayé ti tán o so àpẹẹrẹ kúfùrù tọ́lọ́wọ́ bá sọ nínú Kùránì nìyẹn so kúfùrù tọ́lọ́wọ́ bá sọ nípa nípa ọmọ nábi adama nínú Kùránì nìyẹn ní pé tọ́lọ́wọ́ bá dámà ma nábi adama pé tí nǹkan kékeré bá ti wá nígbà tí dá tí gbogbo ẹ̀ ń dùn tí gbogbo ẹ̀ ń dùn tí gbogbo ẹ̀ ń dán tí ń jẹlé tí so lára pé èyàn ní sùúrù lórí kọ́dàrọ̀ Ọlọ́run Ọba ní pé kéèyàn máa kọ̀mplín Ọlọ́run Ọba fáwọn ẹ̀dá rẹ̀ so yálà in tí àlẹ́wọ̀n Ibn Qayyim sọ ní pé ẹni tí ò bá nímọ̀ ní máa ń kọ̀mplín Ọlọ́run Ọba fáwọn ẹ̀dá whereas ẹni tó ṣe nǹkan náà ló yẹ kí ẹ máa kọ̀mplín fún nípa ẹni tó ṣe nǹkan náà ló yẹ kí ẹ̀wọ̀n complain fún so lára àwọn àǹfàní táwọn afá tán fàyọ níbi ọ̀rọ̀ nabiyullahi yaqub alayhi salam pé qala innama ashku bathi wa huzni ila Allah pé ah, ọlọ́run lèmi ń ń complain fún fàjáàlìtò aṣùrùbùlmá a minaljuun olóhun wá bẹ̀rẹ̀ sí mú omi látara ibi so omi a máa dún jẹngbà mi wọ́n ni thumma asbáhtù minalgod wọ́n ni wàgọ́dà alayya rafiqi wọ́n ni òun bá jí lọ́jọ́ kejì wọ́n ni ó bá di pé ọ̀rẹ́ òun rí fàjáàlìtò àtúfù máàhù fi samáàilẹ̀ hadith àwọn jọ ẹwọ gbólóhùn tó lò àtúfù àwọn rọ kiri ká àwọn ń tọ̀wáfù káàkiri àgẹ́sẹ̀ ti bá dá o wọ́n lọ síbí lọ sọ́hun lọ síbí lọ sọ́hun nítorí ìmọ̀ ni o wọ́n ní fi sama'il hadith láti gbọ́yí ìmọ̀ hadith ala ju'in shadid lórí ebi tó ní agbára ebi tó nípọn làwọn fi ń wá ìmọ̀ wọ́n ní fansarafa anni wọ́n ní wọ́n ní falamma kana al-ghad ghada alayya wọ́n ní ìgbà tó bá tún dòjọ́ kejì ẹgbẹ́ ti dòjọ́ méjì dáì sún báyìí so wọ́n ní ìgbà tó bá tún di ọjọ́ kejì pé faqala murbina wọ́n ní já lọ ila al-mashayikh lọ sọ́dọ̀ àwọn afá faqultu ana da'if ó ti rẹ̀ ma da'fuk ó ní kí ló fà tó fi rẹ̀ ọ́ qala la aktumuka amri ó ní àà ah, ìní fi alámọ̀rí mi pamọ́ fún ọ qad mada yawman ọjọ́ méjì ló ti yẹ lọ báyìí ma ta'intu fihima ìjẹ kankannu méjèèjì faqala li rafiqi ọ̀rẹ́ mi wá sọ in fún wọn ní ìdájí rẹ̀ ẹni fanaja'alu an-nisfa al-akhar fil kara' wọ́n ni a fi ìdàkejì sínú àpò wọ́n ni fa kharajna min al-Basra wọ́n ni abákò ní Basra wa qabidtu minhu an-nisfa dinar wọ́n ni òun wá gbà lọ́wọ́ rẹ̀ dinar yẹn so òun gbà lọ́wọ́ rẹ̀ ìdájí dinar yẹn ẹ ilé ẹ̀rí pé rọ̀fíkù tó yẹ kí yàn níní so rọ̀fíkù tó yẹ kí yàn ní ìta àfá fí ma fi ń gbà yíyànjú ní pé rọ̀fíkù dáadáa ní kí yàn ní níbi tọ́lábùn ilmi so ẹni tí ó èyàn ó so ìyẹn namba 1 pé ẹni tí èyàn ó jọmọ so ìyẹn namba 1 ìyẹn ni priority kìí sí pé wọ́n ti ní ẹni tí ó mọ̀ so ẹni tí èyàn ó jọmọ kọ́kọ́ wá mọ̀ papọ̀ náà namba 1 oye so ẹni tó wá ṣe pòun náà ṣe kíni tó tí ó jẹ́ ni tí yóò ní sympathy fún yàn tí ó láàánú yàn tí ó bá tiẹ̀ tún wá láàánú yàn gan tí ó bá ṣe gan náà so wá so sí ẹ̀sán àjọ ń wá mọ̀ papọ̀ tọ̀ kí ẹjọ́ máa wá mọ̀ papọ̀ lọ so eléyìí ni irú àwọn tí àwọn olùmọ́ máa ń gbáyànjú kí ẹ máa ṣe sóhbà rẹ̀ wọ́n ni wa wọ́n ni ah mo tún rí fún bàbá mi o mo tún rí mo bá àbí mo rí nínú àwọn nǹkan tó kọ bóyá àbí nínú àwọn nǹkan tí ó sọ fún mi ma'a rafiqayn pẹ̀lú àwọn ọ̀rẹ́ méjì náà wọ́n ní lahu hadithatun ìṣẹ̀lẹ̀ kan ashaddu min hadhihi tó tún lágbára jẹ́lẹ̀ ìlọ fi rihlatihi nínú àwọn ọ̀rọ̀ àjò rẹ̀ min al-madinati ila misra láti ìlú Medina lọ Misr ṣe rí in tó mú kó bá wa náà nìyẹn nípa ríhìlá nípa ríhìlá fún tọ́nà bin aini èyí wọ́n rí láti ṣe sacrificing honestly tí sacrificing yẹn bá galẹ́ míyàn gan tí ìgbà tí ìhun bá ti tí ìhun bá fi lú gbogbo nǹkan tà so yóò ibi tí ìhun fẹ́ ṣe ríhìlá lọ yóò ṣe lọ so tí ìhun bá fi lú gbogbo nǹkan tà tí ìhun bá lú gbogbo ẹ̀ tó ti kọ́dàrù gbogbo nǹkan ni so àwọn nǹkan míwà tí ó ṣe fojú fò tí a bá tẹ̀ níyàn fẹ́ máa ń sán gàrí ṣe yóò fún fún ìyàwó àtọmọ ní gàrí kò ní fún ìyàwó àtọmọ ní gàrí o gbogbo aná láti mọ̀ pé a kílùkọ rẹ̀ kò sí kò sí bí kílùkọ rẹ̀ béyàn ó sì dá tó gẹ́bó ṣe pé àwa náà ọmọ ẹgbà wa tí ó ń gbé náà làwọn náà wà kò sí bá wọn sí ní sùúrù tó fi tó àwọn ìyàwó mama ahmad àbí àwọn ìyàwó àwọn afá àwọn ẹni rẹ̀ pé àìmọye àìṣà sọ pé oṣù mẹ́ta ó lọ àwọn ò ní dáná kankan ṣé ẹlákun tí bá ti ń kóṣù kan tí bá ti ń kóṣù kan gbà mí lọ́dọ̀ ẹlòmí pé tọ̀ ẹ̀yìn yóò ti máa ṣírò pé tọ̀ <laughs> so lọ́dọ̀ so nílẹ̀ ẹlòmíì gan nílẹ̀ ẹlòmíì gan nílẹ̀ ẹlòmíì gan tí ó bá ti tó bá ti tó bá ti tó bí ọ̀sẹ̀ méjì bá yíbọn òpá ah, wọ́n sì sọ fún òun kó mọ́ fẹ́ <laughs> wọ́n sì sọ fún òun pé kó mọ́ fẹ́ kó mọ́ fẹ́ àbáyé ò pé àbáyé tọ́ náà ẹwọ ẹni tí wọ́n ní kó òun fẹ́ ń gbà òun ló ti dá fún yìí <laughs> ah, bó ṣe mọ́ rínú àdánwò nígbàtádánwò bá dé Eh, nígbàtá dánwò bá dé lè yóò mẹ́ni tó wà pẹ̀lú yàn nígbàtá dánwò bá dé tí gbogbo ẹ bá lé ìgbà yẹn gan lè yóò mẹ́ni tó wà pẹ̀lú yàn gbogbo ìfẹ́ tí yàn ń ṣe hun ìgbàdánwò lè yàn máa ń gangan so nígbàtí gbogbo ẹ bá lágbára so wọ́n ní wa waqa'at hadithatun ashaddu min hadhihi wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó tún lágbára jẹ́ lè lọ wọ́n ní fi rihlatihi min nígbà tó sí ní àjò láti medina lọ misr walakinna Allaha ṣùgbọ́n ọlọ́ọ̀bá o ja'ahum bil farji súnnà ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá padà mú à ìdẹ̀kùn wá bá wọn súnnà ọlọ́ọ̀bá ni kò sí tí nǹkan bá lé kò sí kò sí ní láìfà àwọn gbàgbà tí nǹkan ó lé gan so kí nǹkan ó lé ní táwọn èèyàn fẹ́ gbà nìyàn asáfẹ́ mọ́ jẹ́ kí gbogbo so a wá kí èèyàn bá lé ayé ju bẹ́ẹ̀ lọ so kò sí àwọn ìgbà tí ó mọ̀ lè náà yóò ìmọ̀ lè so ní táwọn yóò fẹ́ gbà ní so walakinna Allaha ja'ahum bil farji so àwọn ìgbà tí ó ilé ń bọ̀ wá fẹ́ni kọ̀kan gan so àwọn ìgbà tí ó ilé ń bọ̀ wá fẹ́ni kọ̀kan gan in tó fi sí pé nígbà tí bá ń dẹ̀ ó yẹ kí ẹ máa rí àwọn rán àwọn ará lílé èèyàn létí ẹ̀ ń can you see so tí wọ́n èyàn ma sọ fún èyàn ma sọ ọjọ́ tó bá lé sókè kan lè fi kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n ni wa ballaghahum maqsadahum ọlọ́wọ́ bá dẹ̀ jẹ́ kí wọ́n rí ibi tí wọ́n target ọlọ́wọ́ bá jẹ́ kí wọ́n rí dé dhikru shay'in wọ́n ni kádàkọ̀ ala sa'ati hifdhihi tó dá lórí Abu Hatim bó ṣe gbọ́rọ̀ tó wà husni qasdihi fi talab fi talab àti àníyàn dáadáa níbi ìwá ìmọ̀ wọ́n ni qala Abu Hatim wọ́n ni Abu Hatim sọ pé qultu ala babi Abil Walid at-Tayalisi oní òun sọ níbi ojú ọ̀nà Abil Walid pé min man aghraba alayya hadithan ghariban wọ́n ní ẹni tó bá fún un ní hadith tó jẹ́ hadithun gharib hadith tó wọ́n gbọ́rí musnadan hadith tó ṣe pó ní isnadi ni o ma sahihan èyí tó lálàáfíà oye so túnmọ̀ pé eléyìí náà dá lórí pé àwọn olùmọ̀ wọ́n máa ń wá àwọn ìmọ̀ gọ̀ríbù tó lálàáfíà èyàn búrọ̀ dé o so nínú àwọn nǹkan táwọn olùmọ̀ máa ń wá ní ìtàfírí nìyẹn pé a rí àwọn àsáàrọ̀ oríṣiríṣi tó sọ́yàn lára kún bí pé kí ẹmọ wá máa jòjì ìmọ̀ gọ̀ríb so kí ẹmọ wá but láti wọ́n àwọn àsáàrù mínà tó sẹ́yàn lójú kòkòrò pé kí ẹmọ wá máa gọ̀ríb so in táwọn olùmọ́mọ́ wọ́n tán gbà lérò pẹ̀lú pé kí ẹmọ wá àwọn ọmọ gọ̀ríb ní pé èyí tó lálàáfíà kìí so gọ̀ríb tí ò nípìlẹ̀ oye so ti ẹ̀rá ṣe pé nígbà àti wáyé ẹ̀yàn ò ti ẹ̀ nídìí gọ̀ríb gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àdífì gan so man agraba alayya hadithan ghariban musnadan sahihan wani lam asma' bi tó wò gbọ́rí wani falahu alayya dirhamun o ni irú ẹni bẹ́ẹ̀ ah, yóò irú ẹni bẹ́ẹ̀ o ní lórí ohun dirhamu ah, yutasaddaqu bihi tó wò fún wani wa qad hadara ala babi abil walid khalqun min al khalaq o àwọn ìjọ kí wọ́n ti kójọpọ̀ sí ẹnu ọ̀nà abil walid nínú àwọn èèyàn wọ́n ni abu zur'ata faman dunahu wọ́n ni àti abu zur'a àtàwọn mìíràn tó yàtọ̀ sí abu zur'a wa innama kana muradi ó ní in tó ń gbà lérò an yulqa alayya ó ní kí wọ́n sọ fún ma lam in tó wọ́n gbọ́rí númọ̀ liyaqulu huwa inda fulan sọ́dá wọ́n lè sọ fún un pé ah, ó wà lọ́dọ̀ lágbájá kò sọ ní sọ pé òun fẹ́ tẹ́mbẹ̀lẹ̀ àwọn èèyàn pé à ah, ta nínú yín lọ́lẹ̀ ibúyín tó wọ́n gbọ́rí fún un sàgbà mi so so wípé ta ló nímọ̀ tó wọ́n ní rí bí so kò wọ́n sọ́nsọ̀ gbéraga wọ́n sọ́sọ tó fẹ́ wọ́mọ̀ ní pé à ah, bí ní sí kí ẹmọ́ sí bá tún pa kan kwa ní à ah, ẹni tó bá rí kan sí fún mi ń pa ọ̀rọ̀ yìí fún ní 1000 ọ̀yí ni pé ẹni tó bá rí alayi ah, kan sọ fún mi bí ọ̀rọ̀ yìí fún ní so fẹ́ ni ọ huwa ndafu laa fa fa wa kana muradi in tí mo gbà lérò tí mo fi ṣe bẹ́ẹ̀ an astakhrija minhum kí n fàyọ látọ̀dọ̀ wọn ma laysa indi in tí ò sí lọ́dọ̀ tèmi wọ́n mi fama tahayya li ahadin minhum wọ́n ni kò wá pọ́síbù fẹ́ nìkankan nù wọn àwọn ẹ̀wọ̀n pé yóò níbi tẹ́yàn náà ó dé tí ó fi máa wá ìmọ̀gọ̀ àdísì tí ẹ̀wọ̀n ò gbọ́rí kí so ẹni tí ò ní kankan náà tẹ́lẹ̀ kódà níjò kó wọ́n fún ọ ní 100 tó gbọ́rí so but ó ti níbi tí àwọn náà wá so náà fi ń sọ báyẹn so eléyìí ni ó sì yẹ ká lè parí tarjama ni min sana'i ulama'i ala wọn lórí ma wọn àti ìhà nǹkan wọn wọ́n ní qala yunus ibn abdil a'la wọ́n ní yunus ibn abdil a'la wọ́n ní wọ́n sọ nípa asọ fún apé yunus ibn abdil a'la yìí ó wà nù wọn mọ́kí wọn ó sì tún wà nù kíni ó tún wà nù àfá wọn so wọ́n ní abu zur'a ó ní abu zur'a wa wọn ló sàdọ́ àfáà méjèèjì wàkọ́ọ̀lá ó wá sọ pé bàkọ̀ uhùnmá sọ̀láhùn lil musulmi wọ́n ní bí bẹ àwọn méjèèjì dáadáa ló jẹ́ fáwọn musulmi ilé tún jẹ́ àǹfàní kan pé ẹwọ àwọn méjèèjì ẹwọ sí ma ń dákọ̀ wọn ẹwọ bá àwọn àfáà sí ma ń dákọ̀ wọn àwọn àfáà ma rí wọn bí ìgbà pé àwọn onídáadáa méjì ni wọn nígbà tó ṣe pé báwọn competition kò sí sẹ́rí kí ní kan wà ń kò sí bí yàn bá ṣe gbéra rẹ̀ kalẹ̀ àwọn tó bá súnmọ́ yàn kò sí wọ́n mọ̀ wà rẹ̀ bẹ́ẹ̀ kò sí bí èyàn ṣe fẹ́ sá fún kìíní láyé gbogbo bí èyàn bá ṣe gbéra rẹ̀ kalẹ̀ láyé àwọn tó bá súnmọ́ yìí wọ́n mọ̀ wà rẹ̀ bẹ́ ìtẹ́fìrí ni ẹgbẹ́ ẹlòmí ó lọ òun kankan fúnra rẹ̀ ó lè máa fi ọgbọ́n àgbà ó lè máa fi tó but ìgbé tó gbéra rẹ̀ kalẹ̀ kò sí nígbà tó bá lọ ńgbà mí wọ́n kàn sọ di political party ni so àwọn àfóòkín gbéra wọn kalẹ̀ ń gbé ìgbáyì nígbà tó bá ti jẹ́ ni dáadáa ẹni tó jẹ́ ni rẹ̀ tí ń pèpè sí nǹkan wọ́n gbárùkù tí ra wọn wọ́n ràn án lọ́wọ́ ni àwọn èèyàn náà wà máa rí wọn bí ẹyọ kan pé ah, ẹni báyìí ẹni báyìí kéèpé kéèpé ó bá ti ń lọ sọ́dọ̀ kìíní mọ́ wà sọ́dọ̀ tèmi yọ kìíní ara ọ̀ so yìí gbúrọ̀ jẹ́ báyìí wọ́n ni wa qala al-khatib al-baghdadi wọ́n ni al-khatib al-baghdadi sọ pé kana ahadul a'imma wọ́n wọ́n ni alálàkáyì wọ́n ni abulqasim sọ pé wọ́n ni kana imaman wọ́n ni agbàfà ni aliman bil hadith olùmọ̀ nípa ìmá hadithi ni hafizan lahu wọ́lẹ́n tó ha dáadáa ni wọ́n ni mutkinan wọ́n ni ẹni tó ṣe kó perfected ni wọ́n ni mutathabitan wọ́lẹ́n tó nímọ̀ nípa rẹ̀ dájúdájú ni wa qala kana ahadul a'imma wọ́n ní ìkánnà àwọn àgbàfà ni al-hufazul athbat àwọn hufaz athibitu nínú àwọn alfazu at-ta'dil ni athabitu athibitu so wọ́n ní kana ahadul a'immati al-hufaz wọ́n ní al-athbat àwọn tó nílẹ̀ wọ́n ní mashhurun bil ilmi ẹni tó gbajúmọ̀ pẹ̀lú mọ̀ madhkurun bil fadli wọ́n ní tó ma ń dákọ̀ pẹ̀lú ọlá ni wọ́n ní wa qala adh-dhahabi wọ́n ní az-Zahabi sọ pé kana min buhuri al-ilmi nínú àgbán láàmà ni wọ́n ní tawwafa al-bilad wọ́n ní ó káàkiri ìlú wa bara'a fil matni wal isnad wọ́n ní wọ́n dẹni tó ti pé wọ́n perfecti matnu àti isnad wa jama'a wa sannafa wọ́n ní àwọn gangan kọ́kọ́ kó ìmọ̀jọ́ wa sannafa lẹ́yìn náà àwọn náà sẹ̀ tún wá kọ àwọn nǹkan wa kharaja wa jaraha wa addala wọ́n ní wọ́n bẹnu àtẹ́lùyàn bẹ́ẹ̀ sì ni wọ́n yíyàn so àwọn kan yíyàn nìkan afẹ́yẹ ah, sọ́rọ̀ ń pa yíyàn o a nínú fàdọ́ ìlú bàbá ni pé tán fi kó láyé báyìí kódà ọjọ́ kan wà ẹni kan wà tí ń ṣẹbọ àwọn èèyàn tí wọ́n sọ pé kó má ṣẹbọ bàbá ní ẹfílẹ̀ báwọn èèyàn àwọn nǹkan táwọn èèyàn kàkún dáadáa láwùjọ wọn bàbá ní ẹfílẹ̀ ẹ̀mọ̀ tí ibi tí ó padà padà sí lọ́dọ̀ Ọlọ́run so gbogbo àwọn rádẹ̀nàdẹ́ báyìí so wọ́n ní wà járó hawa àdàlà ṣùgbọ́n Abu Hatim ti wọ́n wọ́n ṣe járó àwọn èèyàn wọ́n tún yin àwọn èèyàn wà sọ hawa àlàlà wọ́n ní irọ́ sì ni pé kò sẹ́ni tí è ṣe kò sẹ́ni tí è ṣe irọ́ ni so ó kàn ní irú járó tó máa ń ni so ẹlọ́wọ́ gbogbo àwọn tó ń sọ pé àkílòkọ̀ rẹ̀ àwọn jùrọ́ àwọn jàrọ́ àwọn tán kàmọ́ sí jarhu jarhu kí ẹ lọ wo gbogbo àwọn tó wà lórí òdodo tí wọ́n mú súnà ló kò sí yóò máa ṣe jarhu wọn kò sí yóò máa ṣe jarhu wọn wọ́n ní wa sahhaha wa allala wọ́n ní Abu Hatim wọ́n já wọn nǹkan ló tẹ̀ pé ó lálàáfíà ni wọ́n já wọ́n ló jẹ́ ìkan àwọn àgbàfà alhufadol asbat àwọn tí wọ́n hàn kan tí wọ́n dúó tí wọ́n jẹ́ onímọ̀ almashhurina bil ilmi àwọn tán gbajúmọ̀ pẹ̀lú ma almadhkurina bil fadli àwọn tán ma ń dákọ wọn pẹ̀lú ọlá min atharihi wa mu'allafatihi nínú àwọn orípa wọn àti tírà wọn ni pé juz'u aslu sunnati wa i'tiqadi din wani eléyìí wani az wa huwa matbu' wọ́n ni annasikh wal mansukh wọ́n ni bákẹ̀ náà tabaqatu tabi'in tabaqatu at-tabi'in wọ́n ni min kalimatihi al-ma'thura nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbà wá wọ́n ni qala rahimahullah wọ́n ni ó sọ pé idha lọ mọ̀ pé onísúnnà ni o wà idha ra'aytahu tó bá wá rí yubghidu Yahya ibn Ma'in tó kórìíra Yahya ibn Ma'in fa'lam annahu kadhdhab lọ mọ̀ pé òpùrọ́ ni tó túnmọ̀ pé gbogbo àwọn tó kórìíra Yahya ibn Ma'in ní sára bùlékè odò báwọn kadhdhab ni wọn so àtàwọn míì náà tó kórìíra Yahya ibn Ma'in àti imam àti gbogbo àwọn oúnsùn náà pápátá Muhammad náà ni oh okay okay okay náà so so Yahya ibn Ma'in so nínú àwọn tí oríṣiríṣi àwọn àwọn ọ̀rọ̀ tó ń jọni lójú nínú kórìíra nínú ìtẹ́mbẹ́lẹ̀ ẹni tó ń wá látọ̀dọ̀ àwọn ẹni yìí tán sì sọ Yahya ibn Ma'in dẹ̀gbẹ́ wọn bíbà pé ẹni tánkàlé máa sọ̀rọ̀ sí tánkàlé máa ṣe nápùdó rẹ̀ so ẹwà mọ́ òpé ah, ṣe kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ gan in tó fẹ́ gbà ní pé ṣe rí kí ní ka àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń wá gíga láyé àbí káwọn èèyàn gbé wọn ga nínú àwọn rẹ̀ ni pé ẹni tí ẹni tó bá jù wọn lọ kán yẹpẹrẹ rẹ̀ so ẹni tó bá jù wọn lọ kán yẹpẹrẹ rẹ̀ so that wọ́n lè ga lójú aláìmọ̀kan so ẹni tí ò dákan mọ́ wọn wò pé ah kódà nígbà tó ń bá wọn ṣẹ́ẹ̀kì ni nígbà tó ń wọn mọ́tò wọn tán tán yìí sí nìkan kódà wọ́n ṣe nákùlù Yahya ibn Ma'in lójọ yẹn so wọ́n á sọ pé wọ́n kàn máa ń rìn kí láti lọ kìsáìsì àwọn yẹn so wọ́n dákọ àwọn tírà kan tó wọ́n lè kà so in tó máa ń ṣe ni pé ká tẹ́ńbẹ́lẹ̀ nìkan kábà lè gáǹtí wa àbí kábà lè dàbí àfá aládìí lójú àwọn èèyàn so ká lè dàbí muhaddith lójú àwọn èèyàn so eléyìí bákaná àárín bí pé ẹwọ ẹwọ nǹkan báyìí ó ní Ahmad ibn Hanbal àti Yahya ibn Ma'in so sọ pé and others like him ohun òfin sí o so àwọn míì gan wà tó yẹ pé ẹyọ kan lásán náà wó dákọ̀ èyàn kan náà lásán náà wó dákọ̀ so eléyìí ẹ̀rí fún ibtihanu nasi bil ashkhas pé èyàn lè máa test àwọn èyàn pẹ̀lú àwọn èyàn wallahi kíníhun summary ni like eh, short course ni jàre èyí tó ma fi dá tó ma fi dàmú tó ma fi ṣe wàhálà tó wá ti mọ́ súnmọ̀ kan lù kó mọ́ pé ó wà lórí mọ́ kí fún àwọn olùmọ̀ ó gbádùn kan bí dákùn eh, kí ló mọ́ ń palágbájá àti bó ní kíni position rẹ̀ sí gbogbo tó bá fi dáhùn gbogbo ẹ̀ ló fi mọ̀ pé ṣe tó bá ti ẹ̀ dáhùn tó bá dáhùn pẹ̀lú mẹ́sẹ̀jì tó gùn tó fa gbogbo ẹ̀ lọ tó fa gbogbo ẹ̀ bọ̀ ó sì mọ̀ pé ah eléyìí ó ti kọ́kọ́ ó tún fọgbọ́n sí àánú rẹ̀ tó bá tóhun náà ti jáwọ́ lẹ́sẹ̀kọ́sẹ̀ pé òun ògbá tí àwọn òpítọ̀ eléyìí kò ní kàsí máa lọ so wọ́n ni wàkọ́lá ibn abdurrahman wọ́n ni Umar abdurrahman sọ pé sami'tu abi yaqul wọ́n lóun gbọ́bà wọn tó sọ pé uktub ahsana ma tasma' gbogbo tó bá ti gbọ́ tó dáa ma kọ kalẹ̀ wahfaz ahsana وذاكر بأحسن ما تحفظ wọ́n ni sì máa rántí máa rántí pẹ̀lú àwọn nǹkan tó dájú nínú àwọn nǹkan tó ti há so máa rántí pẹ̀lú àwọn nǹkan tó dájú nínú àwọn nǹkan tó ti há wọ́n ni wafatuhu wọ́n ni wọ́n kú tuwufiya Abu Hatim wọ́n ni Abu Hatim kú fi Sha'ban nínú oṣù Sha'ban sanata 77 wọ́n ni ní ọdún ah, 77 277 wala 177 uh, rádà wọ́n ni wala huthnan wa thamanuna sana wọ́n ni wọ́n sì ti pé a 82 years so wọ́n ti pé sí 195 ni mo sọ ok ó túnmọ̀ pé 277 lè lẹ́yìn ni so 277 ni náà so ọjẹ́ wala huthnan wa thamanuna sana so wọ́n ni wọ́n ti pé 82 years so nínú ọjọ́ orí so eléyìí jẹ́ àwọn kan tí wọ́n ṣàlàyé nípa Abu Hatim so ìgbésí ayé tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpáyà Ọlọ́run àti ìpìrìsáàvù ẹ̀sìn Ọlọ́run so naktafi bi ok eh mudhakara ní pé kíyàn máa revise kíyàn máa revise so ìtumọ̀ yẹn ni pé kíyàn máa revise nǹkan tó dájú nínú nǹkan tó ha oye so but ó lè túmọ̀ pé kíyàn máa ráwọn yẹn kíyàn máa fi ráwọn yẹn létí náà oye so kíyàn máa ẹ̀ ní alif so the best náà ni pé kíyàn revise so ní kíyàn revise ni so nǹkan tó wà ń bẹ ni wallahu alam náà níbi àwọn tó kọ́kọ́ wọn ṣíyóò kọ̀ ẹ̀ ṣe àwọn tó kọ́kọ́ jára sáwọn gan ni àwọn tó kọ́ gba hadith wà lẹ́nu wọn bọ́sí mo ti gbọ́dọ̀ tó ń ṣe ìyàtọ̀ láàrin méjèèjì níbi eh, láì ní imam shafi'i tó pé ṣàkáwùtù ah, ìlàwà kẹrin oníwà kẹrin níwà kí n fi ṣe àpá fún shafi'i pé imam shafi'i kọ́ gba hadith wà kẹrin wà ní tó máa ṣe hmm, difference wà láàrin tó kò ó kọ̀ gbọ́ hadith lẹ́nu àti ó kọ̀ lè jẹ́ àpá yìí so akílùkọ rẹ̀ àwọn olùmọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló wá nípa pé kí ni èyàn fi ma ń gbáyàn pé sọ́hìbù yẹn ni àbí èyàn fi ma ń gbáyàn pé rí pé àfáàyàn ni so àwọn olùmọ̀ míì gbà pé kódà tó bá ti gba hadith ẹyọ kan wá látọ̀dọ̀ rẹ̀ kò wá sí pé hadith ẹyọ kan ló gbọ́ látọ̀dọ̀ rẹ̀ ní tọ́lábán lẹ́ni tí ń wá ìmọ̀ tó lọ gba hadith kan látọ̀dọ̀ rẹ̀ so wọ́n ní eléyìí ó ti kó ó ti kó sábẹ́ pé ó wá ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ó sì jẹ́ àfáà fún wọ́n sì mọ́ hadith Abu Darda wá fẹ́lẹ̀ so Abu Darda tó sínú àjò so tó lọ wá tó lọ gba hadithi wa innal malaikata la tad'u ajnihataha so lè tọ́lẹ̀ bẹ̀rẹ̀ àjò ṣe òun ló sínú àjò àbí ní ara so ní hmm. pé ó gbọ́dọ̀ ṣe isti'abu àbí ó gbọ́dọ̀ báyá tàfà àyẹ́ bá ní tíra kan tó bá ní pé yábi ní sí Imam Malik ní Muwatta ó gbọ́dọ̀ ní sama látọ̀dọ̀ rẹ̀ like ó gbọ́dọ̀ ka tíra yẹn látọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ oye so àwọn oríṣiríṣi àwọn nǹkan àwọn àfáà sọ nípa rẹ̀ so but èyí tó sahih náà ni pé kò sí àtàkìyìdì kan fún láyé àwọn sálàf kò sí tàkìyìdì kan fún nígbà ní ọ̀dọ̀ àwọn sálàf so èyí tó sọ̀hí ni pé kò sí tẹ́kì yìí kan pàtó fún ṣẹ́rí kìíní ẹ̀ máa ń dá àdánwò lẹ̀ gan ni pé kódà ó máa ń ṣẹlẹ̀ gan níbi àwọn mustalahat àwọn hadith tó sì pé àwọn nǹkan tí ò ní tẹ́kì yìí ní ọ̀dọ̀ àwọn salaf èyàn fẹ́ kọ ìyádà rẹ̀ láti pé kó fi lè rọrùn fáwọn èèyàn tó wá nígbẹ̀yìn so àbí kéèyàn tí ẹ̀ wá fi gbé kalẹ̀ ní príncipù tuntun fáwọn tí ó wà ń gbẹ̀yìn eléyìí náà máa ń ṣẹlẹ̀ ń so torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí inú àwọn ọmọ tí wọ́n define fún àwọn látàwọn muta'akhirin tán sàlàyé rẹ̀ so wọ́n sàlàyé rẹ̀ ní ìsàlàyé tí ó mọ̀ jẹ́ principle fún àwọn tí ó wà lẹ́yìn ọ̀dọ́ tí yẹn bá wà àwọn tó síwájú kò sí ìtìfàkù kan àbí taqyidi kan pàtó nípa rẹ̀ so eléyìí ni nǹkan tí èmi ti kàrí nípa nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ yìí so nípa pé ìgbàwo in tó sahih ni pé kò sí taqyidi kan fún lọ́dọ̀ àwọn afá so kọ́nà ń bẹ́nu àwọn ẹlòmí tó ń sọ tí mọ̀ pé ní pé àfáà rẹ̀ ni ìgbàtẹ́ padà wo gan bóyá kò gbàjọ hadithi ẹyọ kan lọ gan fún so ẹwọ́rọ̀ imam bukhari àti imam ahmed so ní pé bóyá kò gbàjọ hadithi ẹyọ kan táwọn imam sọ pé kódà imam bukhari gan ọmọ kéwú imam ahmed so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì táwọn èèyàn tó máa ń ṣẹlẹ̀ so eléyìí ni in tí kódà wọ́n máa ń ṣẹlẹ̀ gan láyé ìsìn nínú àwọn ẹlòmí ìgẹ́ tó ń sọ pé ah, eh, nípa àwọn kéwú lọ́dọ̀ lágbájá bọ̀ tó bá padà wá tó bá tiẹ̀ lọ jọ dáràn tó bá padà lọ túnà sí rẹ̀ fínífíní wọ́n ni wọ́n lè padà sọ pé à ah, kí ni kéwú olóké lọ́dọ̀ lágbájá pé ó nìkan adọ́ ọ̀sán ló ń kàn mọ́ lọ so so eléyìí jẹ́ nǹkan tí ah, ó jẹ́ as-sahih nípa rẹ̀ wallahu a'lam so ẹ jẹ́ ká dún so subhanaka wa bihamdika ashhadu an astaghfiruka wa atubu ilayk assalamu alaikum